يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله ان الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب اعوذ بالله من الشيطان الرجيم يا داود انا جعلناك خليفه في الارض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد لهم عذاب شديد بما نسوا يوم الحساب وما خلقنا السماء والأرض وما بينهما باطلا ذلك ظن الذين كفروا فويل للذين كفروا من النار نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته ليدبروا آياته وليتذكر أولو الألباب صدق الله العظيم الحمد لله رب العالمين وكفى والصلاة والسلام على رسوله محمد مصطفى صلى الله عليه وسلم وعلى آله وصحابه وعلى كل مدى بدعوته western bisunati wa hitada bẹ̀rẹ̀ ilẹ̀ yóò medina ma bá ọpẹ́ ni fún ọlọ́run alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àparí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin atọ́rọ ìkẹ́ ìgẹ̀ fún anábíwa Muhammad sallallahu alayhi wasallam gbogbo àwọn anábí ọlọ́run tí a jí sọ́nà síwájú rẹ̀ látọ̀rọ ìkẹ́ àti ìkẹ́ fún gbogbo ọmọlẹ́yà ànábì pátá lẹ́yọ̀nà kankan wọ́n lẹ̀ látọrọ ìyọ́nà ọlọ́run bá fún ọlọ́run sí wọn àmín àwọn ajá tó tẹ̀lé wọn lórí dáadáa bá ní yọ́nú sí wọn àmín ìyọ́nú ọlọ́run jẹ́ kó àwa náà kó àwọn ọmọ kó àwọn àrọmọdọ́mọ wa ìrọ̀ ọlọ́run gbà wá lẹ́rú síjú àánú rẹ̀ wò wá àmín àtúndúpẹ́ tó tó ní ká máa bẹ̀lẹ́bẹ̀lá ìlẹ́ni alhamdulillah a sì kí gbogbo àwọn tí wọ́n ran ètò yìí lọ́wọ́ tó fi ń lọ díẹ̀ díẹ̀ báyìí pẹ̀lú tí kálukú fi ràn lọ́wọ́ ẹlòmí ń bẹ ìrànlọ́wọ́ owó ni ẹlòmí ń bẹ ìrànlọ́wọ́ mara ni ẹlòmí ìrànlọ́wọ́ àdúwà ni ọlọ́ọ̀bà lẹ́yìngbà tí a ti sọ fún wa tí Ramadan bá ti dé báyìí ó múràn tí méjì pàtàkì wá ọ̀ràn alé tí ìjọ́ràn yàn àwẹ̀ ọ̀ràn alé tí ìsọ Al-Qur'ani kalẹ̀ ìwé òfin fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìwé òfin fún àwọn mùsùlùmí àìdísọ àwọn ojúṣe tó ẹkẹ́ á ṣe Ramadan gẹ́gẹ́ mùsùlùmí àsọdíẹ̀ wánú àwọn ojúṣe a ma gbọ́wà sí àwọn àfáà lọ inú rédíò inú tẹlifíṣàn nínú àwọn wa inú àwọn ẹgbẹ́ wa a ma gbọ́ tí ó tún sàlàyé lọ fún wa ṣùgbọ́n agbègbè tí a fẹ́ dọ̀rọ̀ wa gbà lọ́dún yìí bí tí a fẹ́ yànà lọ́dún yìí tó fẹ́ jẹ́ àkórí ọ̀rọ̀ wa o náà láti sọ fún alánà o náà lọ wà ní ẹ̀yìn السياسة الإسلام والمسلمون السياسة الإسلام والمسلمون Politics, Islam and Muslims Politics, Islam and Muslims gẹ́gẹ́ bí a ti ṣe máa láwá tí a ti bá wa sábà lọ́dọọdún àwọn ìgbìmọ̀ tí wọ́n ń ṣe àkóso ètò tẹ̀síìrì wa lọ́dọọdún yìí wọ́n máa ń wòye sí kí ló ń lọ kí ló jẹ wá lógún ìgbà mí ń bẹ ìntọ́ jẹ gbogbo àgbáyé lógún ìgbà mí ń bẹ ìta ń bá yí nínú ìlú wa lórílẹ̀-èdè wa gẹ́bí Nàìjíríà wọ́n á yẹ̀wò kan tó mú àkọlé àwátá aláǹfà ní àti gbà lọ́dún tó rí kọjá lọ yẹ́ 2021 inú ìdámọ̀lẹ̀ àmìnì وعدم استقرار الاقتصادي insecurity o náà ni wípé àìsí ààbò àti àìfararọ ètò ọrọ̀ ajé ètò ìṣúná owó o náà ni ń ta bá yí lọ́dọ́ kọjá táwa náà sì mọ̀ yí pé nínú tí ó jélúwọ́ gbádùn náà ni kò sáàbò tó sì bá ń ṣe ń sọ ìná kò tí sáàbò tó péye ìpèníjà ni fún gbogbo àwọn tọ́lọ́wọ́ bá lékẹ ọlá bí so lórí fún wa ọkọ̀ bẹ́ẹ̀ lórí àwọn olórí àkọ́kọ́ náà ni àwọn ọba àtàwọn baálẹ̀ gbogbo ọba àti baálẹ̀ tí ó ń bẹ ní tí ń ṣàkóso ìlú kọ̀ọ̀kan tí ó mójútó ààbò ìlú bó ṣe bó tó yẹ kò sójúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọba ó ṣe gẹ́gẹ́ bí baálẹ̀ lẹ́yìn yẹn ló wá kú chairman local government kò sí stéètì kan ní Nàìjíríà yìí táà ní ní àwọn local government gbogbo stéètì kọ̀ọ̀kan ni ó sì ní chairman local government àtàntàntí yọ́n ṣèjọba gbogbo ẹnìkọ̀ọ̀kan bá jẹ́ chairman local government pẹ̀lú àwọn tí a ń bẹ ní abẹ́ local government ẹ̀ lórí ààbò wọn ọ̀run ẹ̀ lọ́wà káwọ́bọ́ state state ẹni kọ̀kan wà àwọn governors àtàjẹ́mbẹ̀ nígbìmọ̀ asòfin house of assembly ààbò state ọ̀run wọn lọ́wà kápásí federal bàbá wa lókè lọ́hùn hmm. bàbá Buhari àdìgbàkejì wọn bá Ọ̀sínbàjò ààbò olú yìí lápapọ̀ gbogbo state ọrùn wọn lọ́wà tó rí láti rí pé ẹ̀rù tí ń bẹ ń wájú àwọn aṣíwájú wa ọ̀pọ̀ ọ̀pọ̀ lórí àwọn ọba chairman local government governors president àti gbákejì wọn láti fi ní bùkátà ìkúnlọ́wọ́ àwọn aráàlú láti sọ pé wọ́n lè dájọba ṣe àfi kí àwọn aráàlú náà kópa pẹ̀lú ẹ̀ ká ràn wọ́n lọ́wọ́ lé lórí inú ràn lọ́wọ́ káfàdúwà ràn wọ́n lọ́wọ́ ìrànlọ́wọ́ àwọn information báyìí kí wọ́n ní kí wọ́n ní asọ̀rọ̀ tó pọ̀ lé lọ́dún tó kọjá àbáyọ kí ni ìjọba lè ṣe kí ni individual lè ṣe kí ni ẹbí lè ṣe kí ni ojúṣe àwọn oníwèé ìròyìn kí ni ojúṣe àwọn agbófinró kí ni ojúṣe àwọn olùkọ́ àti bẹ́ẹ̀bẹ́ kí ni ilé ẹjọ́ lórí bá ń wá ààbò fún ìlú ọ̀rọ̀ tó rí kọjá ni year 2020 intaso lóró náà ni pé global headache àsìkò coronavirus àìsàn tó dé mushkatu alamiya wàhálà àgbáyé tó dé lójijì tí Ọlọ́run bá fi milé ayé wò tó ṣe yí pé ọsọ alágbára dọ̀lẹ́ ọsọ ọkùnrin dóbìnrin ọsọ akíndójó tí àwọn tí ń jẹ́ lágbára ilé ayé náà pa òsìta pé a ti sapá orí ilé ayé ìpàwọ̀ ọ̀ká mọ́ in tó kù ní agbára sánmà àdúgbọ́lọ́dọ̀ ọlọ́run alhamdulillah ọlọ́run ti bá ní gbé fúfú yẹ mọ́kò tí lọ́tán rárá tó kù náà ọlọ́run bá ní mú kú mbẹ̀ àmín tabato ní a lò náà ni pé assalamu alami àlàáfíà àgbáyé ọ̀nà wúlá lè gbárí gbogbo wàhálà tó dé láyé kílọ̀nà lágbàrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà 2018 internet ló ní pé a peaceful society your role and my role peaceful society your role and my role àlàáfíà inú àwùjọ kí lójú ṣe mi kí lójú ṣe tiẹ̀ kí lójú ṣe tiẹ̀ yóò ṣe tèmi o náà ni àwọn agbo tí a bá ìlọ pé lọ́dún yìí ní fẹ́ dàgbà náà ni asíyásàtú al-islam wal muslimun asíyásàtú al-islam wal muslimun ẹ̀rì politics politics islam islam and muslims and muslims àwọn èèyàn lè ṣe máa èwo ni kílẹ̀ tó fẹ́ wí kílẹ̀ fẹ́ sọ ẹ̀sìmọ̀ yí pé ìmọ̀ nìdí táà fi ma mú àwọn àsùntà yìí ọ̀rọ̀ à ń ṣàkóso ayé à ń ṣàkóso òlú ó a ní bùkátà kí a wà mùsùlùmí ká tójúbọ̀ ká dá sí ká má ṣe kọ̀kànmí sí aníbàwà muhammad sallallahu alaihi wasallam inú sahih bukhari wọ́n pè hadith ga ní hadith ashabis safina hadith àwọn tí a wà ní ọkọ̀ ojú omi anábìbí sàpójúwé fún wa sallallahu alaihi wasallam torí pé o náà ni ó fi di ọ̀ràn ayàn àwátá bá pèrà wá mùsùlùmí kí a má ṣe kọ̀kàn mí sọ́rọ̀ òṣèlú káàmà ìpé ọkàn wá gbọ́ngbọ́n ààrẹ Muhammad sallallahu alaihi wasallam ó ní àpèjúwe àwọn tí a ń dúsẹ́ nù àlọ́ ọlọ́run àtàwọn arúfin ọlọ́dà bí àti àwọn àánú ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi alájà méjì ní àjàkan ń bẹ ní omi èkejì ń bẹ lókè odidi àjàkan wà ní omi ìwọ́n lọ lágbàmí ló ń lọ́nú àgbàmí àwọn tí wọ́n ń bẹ ní ìsàlẹ̀ tí bá wá fẹ́ mú mi tó bá bẹ́ ń gbẹ wọ́n wọ́n kàn sáwọn ará òkè pé a fẹ́ mú mi ò tó pẹ́ wọn ni wọ́n rómi wọ́n a bá bú omi wọ́n a gbé gba ọ̀dọ̀ wọn wọ́n wà mú bẹ́ẹ̀sí ń sáyé lọ́nu àwọn tẹ́ wọ́n bẹ́ẹ̀nú pé kí wọ́n kàrò ní pé àti ń dára wa láàmú ju kí láẹ́sẹ̀ máa lọ gba omi látòkè sí ìbàdàn bẹ́ẹ̀nú kí ló dé tàà dá ọkọ̀ ojú omi ìlú ní a bá yọ òdúrọ̀ tí tí a fi lè fọ́ ọkọ̀ ojú omi ní a ń gbá gbá gbá gbá àwọn arókè sí ń gbọ́ arókè sí ń gbọ́ ana Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ àwọn arókè bá wòran tí a bá dá ọkọ̀ ojú omi yẹn lù ó ní àwọn tí wọ́n wà ní omi àtàtí wọ́n wà lókè wọ́n tẹ̀rì sallallahu alayhi wọ́n ṣe gíní wọ́n tẹ́rì wọ́n parun wọ́n bá jẹ́ wọ́n dá ọkọ̀ omi ìlú tí a mú ọlọ́gbẹ́ ẹ́ ẹbẹ́ ìlú ọkọ̀ láàgbà fún yí ó ní àdán ń bẹ sálẹ̀ àdán ń bẹ lókè òun náà ni wọ́n yege omi la gbogbo wa ló léde yìí àwọn aráàlú ń bẹ ń sàlẹ̀ odò ta fẹ́ múmi tí wọ́n fún alómi àwọn ọ̀gá wá sì ń bẹ lókè táwọn fi omi rágbádá ló wá di pé báwo láàṣe gbàlà hmm. báwo láàṣe gbàlà a sì mọ̀ yí pé ọ̀nà kan ó so lórí ayé lè ní tí àwọn èèyàn gbàgbó náà lọ́nà tí àwọn lè gbà mú ìdàgbàsókè bá lú gẹ́gẹ́ bí ọjà tí àwọn alágbára alé ayé tí wọ́n ń polongo fáyé o náà ni politics the United nation àpapọ̀ àwọn ìlú àgbáyé tí a jẹ́ lọ́kọ́ sọ ọmọ èèyàn lórí ilẹ̀ ayé lè ní kí wọ́n ń polongo politics politics America kí ló ń polongo politics náà ni o òṣèlú France Britain China rọ́sẹ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ òṣèlú náà ni Agaga. òṣèlú democracy orí àwọn pariwo ọjà tàgbàyé náà ní ẹ̀sẹ̀nù bó lásì fẹ́ náà tí ó ní dáa ní farakọ́ ilé láfírí ọlọ́run ti tó sọ ìtàkọfánú suratul A'raf ìtàn àwọn àṣàbù sabt láti 163 واسألهم عن القرية التي كانت حاضرة البحر ọlọ́nira ànábì ìdàkà ń bẹ́ẹ̀lẹ̀ o o tí ìdé tí ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀ lọ bèèrè ìtàwọn tí a ń bẹ létí omi ìdíyàdúnà fi sabit àwọn ẹni dá ń sọ yìí wọ́n máa ń kọjá àlà lọ́jọ́ sátidé ìtàtíhìm ìtàlúhùm yàwùmà sábẹ̀tíhìm tó mọ́ sí gbàlagbàlagbàlagbàlagbà lórí omi wa yawma la yasbituna la ta'tihim ṣùgbọ́njọ́jọ́ ìjọ́jọ́ sátidé àwọn ẹjọ́ ní wá kadhalika nabluhum bima kanu yafsukun ọlọ́ni wíwá tẹja ń wá ń sátidé a fi ṣe àdánwò fún wọn ni turban jẹ́ pò kí ma wọ́lọ́n lọ kí ló ń bẹ lábẹ́ ọlọ́bá ṣòfin fáwọn aráàlú ẹgbọ́ dẹ́dẹ́ lọ́jọ́ sátidé o òfin èmi ọlọ́n ni pé ẹnikẹ́ni ọgbọ́ ọlọ́ dẹ́dẹ́ kó pẹja lọ́jọ́ sátidé ọlọ́run wá fi òfin ẹ̀dì wọn gbogbo àwọn ọjọ́ yòókù tí ma wá lọ sódò wọn ó ní rìnrìnrìn wọn ní rẹjà Allahu á dáàmú dáàmú wọn ní rẹjà tó bá decide ẹjọ́ mọ̀ sí gbalagbala lójú omi ẹjà àdánwò hmm. òfin ọlọ́nu mọ́débẹ̀ mọ́kọlù ọ̀rànú àwọn náà wá lọ agbárí ọmọnìyàn wọ́n bẹ́ẹ̀ lọ agbárí fọ́lọ́un àtàháyù lọ́wọ́lọ́ tó bọ́ wá di ìrọ̀lẹ́ Friday wọ́n lọ dẹ tí máa pẹja bí àwọn wọ́n wá ní lọ Saturday tó bá di Sunday wọ́n lọ rẹ̀ wò àwọn ejò ti wá rọ́ sínú ẹ̀ ẹja amápa àwọn ẹja sátidé ẹja ọgbọ́dọ̀ sí gíní ẹja ọgbọ́dọ̀ jẹ ọgbọ́dọ̀ pa ọgbọ́dọ̀ pa wọ́n ti kónú àwọn ìṣẹ̀lẹ̀ wá pín ìlú sí mẹ́ta tó pé lẹ́ni náà ìlú wa yìí náà lórọ̀ tá a fẹ́ sọ lọ́dún yìí mẹ́ta ni wá kí wa idh qalat minhum ọlá ọ̀kan nú àwọn ìpín mẹ́ta nú ìlú àwọn kan kàtígórì kan nú ìlú wọ́n sọ báyìí pé lèmàtà ìrúnà kọ́wùmá ní láhùmù líkùhùn ẹ̀rì àwọn eléyìí àwọn tá ń sọ yìí wọ́n lọ pẹja lọ́jọ́ sátidé àwọn èyí lọ lọ́jọ́ sátidé gẹ́bí òfin ọlọ́run wọ́n tẹ̀lé òfin ọlọ́run àwọn kejì àwọn náà lọ pẹja lọ́jọ́ sátidé ṣùgbọ́n wọn gba láàyè káwọn tí ń lọ pẹja lọ́sàdé wọ́n lọ sí wáàsí wọn pé ẹ gbọ́dọ̀ pẹja ẹ gbọ́dọ̀ pẹja àwọn kan wọ́n pẹja lọ́sàdé àwọn tí ó wá lọ pẹja tí wọ́n sì kọ̀ fún àti ń pẹja ní wọ́n sọ fún àti ń kọ̀ fún àti ń pẹja pé kí ló dẹ́dẹ́ máa ṣèkìlọ̀ fún àwọn àjọkẹtọ́lọ́bọ̀ parẹ́ aw mu'adhibuhum 'adaban shadida. Kó fìyà tó nípa jẹ wọ́n ẹfihàn lẹ ẹbọ́lọ̀bà ni wọ́n bá lò ẹfihàn lẹ ẹfihàn lẹ fọ́nà ọba wọn wọ́n ní ìdí wáàsí wọ́n ní ìdí wáàsí mọ̀dára ìlàmú ẹ̀dà kí wọ́n parun tàbí ọlọ́bì àjẹ́ wọn ni ó dá wọn lójú pé tí wọ́n ń ṣe yẹn ẹ̀ṣẹ̀ ni ọlọ́ọ̀sì ní fi wọ́n lẹ̀ láìjẹ́ wọn yà kí ló dẹ́mà wá dàmọ́ ara yìí àwọn yẹn sọ yẹn ẹgbà kan nínú ìlú iná ni ẹ fi wọ́n lẹ́ẹ̀ lẹ́yìn ọmọ sí lọ. àtẹ́ẹ̀kú fẹ́ ṣe wá sí fún oyé wọn mọ̀ pé táwọn ń ò dáa ẹ dára ń láàmú wọn nídi wá sí gbẹ̀gbẹ̀ wá sí ṣe sáwàdá hmm. wá sí dúró ní ẹgbọ́tàn qalu ma'dhiratan ila rabbikum àwọn ní wá sí wọ́n ní ìdá fi ṣe wá sí ni pé kó máa jẹ́ àwíjàre fún wa lọ́dọ̀ ọlọ́run ìtọ́nà tó ń sọ mí lẹ́nì náà a ń sọ mí kí o pé kọ́ máa jẹ́ àwùjọ lọ́dọ̀ Ọlọ́run pé ẹ̀yin tẹ́ ń ba ìlú ìjẹ́ ní gbogbo kálukú tí ń bà jẹ́ ọbẹ̀ lórí àti à ń ṣèjọba lé wa lórí àti à ń bàdú jẹ́nu wọn bẹ́ẹ̀ lọ́wọ́ táà ṣe pé ọmọ ẹ̀dẹ́ wá di táà dúnàdúrà lé lórí ọmọ ẹ̀dẹ́ yẹn wá di pọ́ntọ̀ táǹpa ní ọ̀nà àìtọ́ kò wá sí kan balẹ̀ nínú ilé kò sí kan balẹ̀ nínú àjò kò sí kan balẹ̀ níbi iṣẹ́ kò sí kan balẹ̀ àtẹ́wọ̀n wá bí ó ṣiríṣi ọtí mímu sìná ṣíṣe olè jíjà jìbìtì lílù jìbìtì 419 yahoo kò sí jíjẹ yahoo jù olè lọ sí

fàlámà násù máa dúkìrú bí ọlọ́nìgbà tí wọ́n wá létí ìgbọ́ràn gbogbo ń dá bí sí rántí fún wọn gbàgbé wọn kọ́ tí kò sí àìjáyìnà lẹ́bí iná yẹn haúnà àníṣù ọlọ́run tí àwọn jẹ́ ń kọ bàjẹ́ nìkan àńlá kó yọ nú aburú wà àfọ́dúnà lẹ́bí iná wọ́lámú bí àdábí ń bí máa káánú yẹ látara ìwàkù fún wọn tí wọ́n yà tí wọ́n ṣe falamma atawu ammanuhu an nígbàtí wọ́n kọjá àlà lórí ta ní wọ́n gbọ́dọ̀ ṣe kulna lahum kunu kiradatan khasi'in akìyàn dọ̀bọ̀ ni wọ́n sì dọ̀bọ̀ Allahu bá nù tẹbá wò tàn yìí ọlọ́ọba ó àtúbọ̀tán àwọn tí ń kọ̀ bàjẹ́ ó àgbàtán àwọn tí ń ṣìbàjẹ́ àwọn tí ó ṣìbàjẹ́ ọ̀pàjẹ́ kọsọ àdúgbọ̀tán wọn tó pé aná àpàrẹ máa wọn tí tó ṣe bàjẹ́ ni rí wọn ò wí torí díẹ̀ ló fi di ọ̀ranyàn fún wa lágbọ́dọ̀ wí ẹbí ìlànà ẹ̀sìn wa lórí pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ lọ́dún náà ni asiyasatu al-islam wal-muslimun asiyasatu al-islam wal-muslimun òṣèlú politics islam islam àti àwọn mùsùlùmí and the muslims eléyìí ọ̀rọ̀ ńlá ni tá a bá fara balẹ̀ gbọ́ akẹ́kọ̀ọ́ tó pọ̀ ń bẹ́ gẹ́gẹ́ mùsùlùmí kódà tí kìí mùsùlùmí òun náà mọ rírì ẹ̀sìn àwọn mùsùlùmí pé ẹ̀sìn wa ẹ̀sìn ọ̀làjú ni ẹ̀sìn wa ẹ̀sìn ìmọ̀ ni ẹ̀sìn wa ẹ̀sìn ààbò ni ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn oríire àtayé àtọ̀run ni peter tó dó sírè àtẹnudọ́ àtẹnudọ́gbọ́ dáadáa billahi wa malaikatihi. واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر